من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة بارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوسيكم ونفسي بتقوى الله بها أمر الله سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام من رحمة الله ومن لطفه بنا ومن نعمه علينا ظاهرة وباطنة أن جعل النساء شقائق الرجال وأكرمهن وعزهن وحذر الرجال من إيدائهن وتوعد من عاملهن بسوء بوعيد شديد جاء هذا من كلام رسول الله صلى الله عليه وسلم لذلك آل العلم نعرج على المسائل المتعلقة بهاتين المسألتين ثم داخلهما الإله من هو المولي وما مدة الإله وما معنى الفيء في اللغة وفي قول الله تعالى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم الآية فقال فبرنا لا توسوان مسلمين أنتم عليكم كرات جرفان النبي صلى الله عليه وسلم أنتوا برنا لا تبقى ما جكري فمكوا aláwọ̀bá ìsàlẹ̀kú kí annabiwa dákùbá ní sàlẹ̀kú ọlá rẹ̀ àti àwọn ará ilé annabiwa àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbìn alkiyama ẹ̀yin ọmọ yanu ni àsọtẹ́lẹ̀ títún sọ fún àwa náà tàà tó dé lẹ́yìn wọn kásọ ìpáyà rẹ̀ kásọ di gàgá láàrin àwa àti ọba dẹ́dà wọ́dà wọ́n bí ọ̀ inú àdàmì kàsẹ̀ rẹ̀ ìpáyà ti tòótọ́ tí ó sì wá láǹfààní pẹ̀lú ọba dẹ́dà ní ayé ń bí àti ní gbangba alìkíyàmà bẹ́ẹ̀ ọba dẹ́dà ọ́sàdíhùn ìyàtọ̀ lágbára fún ẹni bẹ́ẹ̀ ẹmbásí pẹ̀wọlé pẹ̀wọlé sí pẹ̀wọlé ọba dẹ́dà náà ọ́sàdíhùn dáadáa tọ́pọ̀ fún ẹni bẹ́ẹ̀ jẹmọ́ra ìrítà wá ń bọ̀ a ní ẹni tó bá sí húlùrù obìnrin tó fẹ́ bọ́sọ ìjẹyàwó lẹ́ lọ́rùn fọ́kọ rẹ̀ ó wá fẹ́ máa lọ ṣe yóò ṣe ìdà bí ò ní ìdà yóò ṣe ìdà ìdàwó àwọn apákanà àfà ní yóò ṣe oṣù mẹ́ta náà tí yóò mara nínú oṣù mẹ́ta tàbí yóò sàláì mẹ́rin oṣù mẹ́ta yẹn tí ó pè mẹ́ta apákanà àìdọ̀ ẹ̀yọ̀kan náà ní oṣù wípé haidọ̀ kan o ni o se àwọn tí ó mú mẹ́ta wáyìí kí ló fà táwọn fi sọ pé yóò ṣe mẹ́ta ṣe bí ń gbà tí ọba ìdá subhanahu wa ta'ala tó fi mẹ́ta náà lélẹ̀ fún ẹni tí ọkọ rẹ̀ kọ̀ tó bá dà ní gbogbo ṣe haidọ̀ mẹ́ta wọ́n ní ìlà tó tún wà rí wọn káríbà àfọ̀kọ́mọ́ òun náà ni alìlá ìláhù ọmọ láti di ààlá yúlì múlì tí ó bá ní ààlá rọ́jùlì min zaujati idha halafa alla yujami'aha wala yaqrubaha tọ́kùnrin bá lérí ìláwù oníkẹ́yìn ò lérí wípé ìwọ obìnrin in sì fi ara ní ọ nínú lè wallahi ohun sì ní súnmọ́ àwọn sì jọ wà nílé náà ni èyí kọ́ sọ pọ́nkọ̀ kò ní sọ èyí kọ́ wípé tó bá sì wọ̀ kó múkúlùwà kọ̀ sọ bẹ́ẹ̀ kò tí ẹ̀ sínú obìnrin tí mẹ́lẹ́mì obìnrin ó ń fẹ́ fílẹ̀ ìláwì agbára rẹ̀ ó wà ọkùnrin ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n wèye sí alàkọ́ ìjùmùúrù àyàfi fún obìnrin tó jẹ́ obìnrin tí èsẹ̀rú ìyàwó gidi ẹ búra rú eléyìí jẹ́mọ́ ìbúra ní ọwà ń bẹ́ o anábì sallallahu alaihi wasallam alamin nisa'ihi òun náà nígbàtí àwọn ìyàwó rẹ̀ tí wọ́n pínlẹ́mì ìpínlẹ́mì ní agbára tí bá ti ń sápẹ́kọ́ wọn bá sẹ́wọ̀n yóò tó fẹ́ gún ọba dẹ́dà tí bá ti ń sápẹ́ òun wáyọ̀nú wọn yóò tó fẹ́ gún ọ ní kí ló dé tí ń fún wọ̀nyí tí wọ́n mọ́ sọ̀fẹ́lẹ̀ kéèṣẹ́ tàbù sí tí wọ́n iná bá orísìírísìírísìí sáànsẹ̀lẹ̀ fa'ala mẹ́lẹ̀sáì ó sọ́lọ́wà ní fún tẹ́ẹ̀sì ìyìn sí ni dé yàrá kankan fóṣù kan ọbàrídà wá fẹ́ sọ ìdájọ́ ìlàáwù lìlẹ̀bí na yùlú na mìnìsáà ìhìn tàrọ búsùn arba'ati ashhurin gbogbo ọkùnrin tọ́bẹ̀ búra pé ìyàwó mi ìsì ni súnmọ́ agbára yẹ tí ó bá ń bẹ̀ bọ́rọ̀ ìtaata orí tí bàmì ẹ̀kọ̀ọ̀kan wọ́n ni à ẹsì sùúrù lágbàjá àfá àwọn gbọ́sí ìmáàmù gbọ́sí àgbàlagbà inú ìtí ìlọ̀lẹ̀ náà inú bí òní ẹ̀yẹ mọ́kùn lè fún ẹ máa ṣe dáadáa bágbọ́nà bá ṣe tó bùsìmá ẹ máa ṣe dáadáa sọ́kọ̀ ṣùgbọ́n gbogbo sùúrù tí mo tún fún ẹ̀yin náà kí má bóyìn sí agbára tó níhun láti sọpọ̀ òní súnmọ́yàwó òun in four months náà oṣù kìíní lọ bẹ́ẹ̀ lágbára yóò máa reduce oṣù kejì lọ oṣù kẹta lọ tó oṣù kẹrin bá ti pé jẹ̀máà sẹ́rí gbogbo wa ń lọ̀dọ̀ ọlọ́run gbogbo alájọ́ mọ̀bẹ́ tó bá jẹ́ àfáà ní ń dàrú ẹ̀kẹ́ fún kọgbọ́ kọtẹ̀pámà bọ́sọ̀ mẹ́ níjọ́ tí Abíọ́lá dìde wípé àà kí ló tí wọ́n mọ̀ lo ṣẹ̀ríà ní north tí ó dẹ̀ nísìnmi lọ́gbùn ọgbẹ́ tí lóhun táà ní èlò ń bí nínú àwọn tí gbogbo èèyàn wò pé àà lẹ́yìn àwọn eléyìí sáàfáà fẹ́ símọ́ sáàfáà fẹ́ símọ́ oní àpàbíọ́lá wọ́n ní sọ ọmọ tọ́nsọ kí la bẹ́bí sẹ̀rí àṣí sáàmù sùgbì tí ṣe wọ́n jí wọn mọ̀ pé méjì ni àṣùgbà ní àbí wọ́n jí wọ́n sọ mọ́gbìn wọ́n di mẹ́rin àbẹ̀fẹ́ kí ṣáì wọ́n kí méjì bákan náà ẹn bá bẹ́ẹ̀ níyàwó ló ìwọ náà sì tó fẹ́ kí àgbọ́ abẹ́ Haúsá àfáàmù sọ́bàmù jọmọ́ àtọ́sùn mẹ́rin láti pẹ́ mọ́lá lọ wọ́n kè gbájẹ̀ lọ sọ́dọ̀ ọkọ́ bí ní ṣẹ̀ríà court ẹlọmọlọ́wọ́ gbogbo bí a bá ti ń sunkúnnú ẹ̀sì wọ́n wá rí wípé ibi ti tẹ́lẹ̀ wá ní o musulmi ṣe o ó ti tẹ́lẹ̀ wa débẹ̀ gbogbo south west kìríkà wà kìrí àwọn ọ̀fẹ́ṣẹ́ rí agagagá àwọn kẹ̀lẹ̀ ti kọ́kọ́ sọ ohun nínú àwọn tí a ń fojú pé àwọn tí ń darí ẹ̀sìn wa rí àwọn tá ń fojú ẹ̀wò àwọn ni ni sọ fún ẹbẹ́ ìhẹ́ ọ̀n lọ́wọ́ àgbà ogun èkó kan ọgbàlé ogbogbo ẹ ń bá sọpọ̀ lò wà ń bẹ́ lónìí ilẹ̀ gẹ́ẹ̀ṣù ó lè mẹ́dàlẹ̀ mẹ́lò ẹn tó ń jẹun tó jẹ́ pé ọ̀tọ̀ bá parí àwọn tán pariwo fújú gbogbo ẹni tẹ́ bá lọ kẹ́kọ̀ọ́ lórí bá nàbí wíbáyì ẹ mọ́ ṣe àwàláwà ń bẹ̀ lónìí ẹnu wá ká kò sí tààsọ tààsọ káàfó pẹ̀ láàfẹ́ẹ̀sì kọ́ máa jẹ́rìí ààrin ẹlẹ́sìn mi kọ̀ wábẹ̀ ṣùgbọ́n àwọn tàà láàgbà nẹ́bì gbọ́yì tàà láàgbọ́lọ́ gbọ́yì sọ́nà òun ló fi tó ẹni gbogbo ẹlú fún lófin ọ̀gbẹ̀ sáà àmọ́ ìsára nìkan jama'a in ti in jẹ́ islamu ìjọba ẹni ìdí ayé oníbẹ̀ ah, ní ok kí wọ́n ọ̀fẹ́ 50 million naira wọ́n fún oníṣẹ́ ìrìá ọlọ́mọ bí ó ṣe ṣẹ̀ríà láti sẹ́mọ̀ ṣẹ̀ríà parí náà ṣẹ́wà ìlàbẹ́sọ̀rọ̀ ṣẹ̀ríà ṣe bínú wa lẹ́gbẹ́sọ̀ fẹ́ àmẹ́bí jẹ́ ní olóòpọ̀ ìtàkùwáyà sáà sáwàtá sọ̀rọ̀ ṣẹ̀ríà rẹ̀ àwọ̀ ọ̀tẹ́ àwọn ẹlẹ́à pọ́lìkìlẹ̀ ìsàwọn ẹlẹ́à ah, àwọn tí a ń bẹ̀kọ́nọ́mì ìjẹnu ọ̀rọ̀ rẹ̀ sí bí ò sí ní kẹ ṣẹ̀ríà a ń kí ha wa a níyàwó a lọ́kọ ṣẹ̀ríà kọ̀tù lọ́ ìkàtí ma yẹjú ogun ẹ̀kọ̀rọ́ta ìyẹn làwọn àfáà fi sọ wípé nìkáwù alìrúrúfí sí ìwé ìsìlàwà mọ́ ní káhùn bí onígbàwó láwọn kan sásùn àmà lọ́dọ̀ tí a ṣe bí bá ṣe máa ṣe náà rí wọ́n sì máa sọ pé àwọn fẹ́ sí wà lẹ́mẹ́tù nìka káwọn àfọ́ wá sí wá sí fáwọn wọ́n sì ti lọ sí ministry lọ́kọ̀lá tọkọ ti kọ́kọ́ lọ sọ rẹ̀ di ìyàwó àmá nǹkan sọ jò ní ní ẹ̀yàrí ní sọ wípé ọlọ́mọ́jẹ̀kọ́ mọ̀ tàwọn ó ṣe ọmọ àwọn ó ṣe ọmọ wọn jọkùnrin ọwá sí sà ọkà àbúrò ọkùnrin ohun wọ́n wá ń sọ fọ́kọ tí ẹ̀ wípé níṣìlá àwọn máa ń lọ́lé àwọn jẹmáà àwọn èèyàn ti gbọ́dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń wo ẹ̀yìn ẹ̀yìn ò sí wò mọ́wó pọ́n fẹ́ padà ọkùnrin fara ní ìyàwó rẹ̀ bá a ṣe wà lára wáyìí kákà wò kákà gbòdúwò pé kápébì kan bẹ́ o tàà lè kégbàjarì lọ àfá mọjẹ́ni ọmọ kí mọjẹ́ni wọ́sán mọjẹ́ni ilé ó sì máa di àbúrúkù láàrin wa nítorí pé ọ̀sẹ̀ tí ó bẹ̀ká sí ìhótú omi lè parọ́ mọ́yẹn o ṣùgbọ́n àwọn olóyè náà ọ̀rọ̀ òyè wọn omi lè báyàn lùwà ìlójú tí o ṣùgbọ́n àwọn olóyè náà ọ̀rọ̀ òyè wọn wọ́n wá pẹ̀lú ìkùnlọ́wọ́ àwọn táà ń pè ní àfẹ́ dáná àmọ́pọ̀ wà ní ẹ̀sìn wa bọ̀t tẹ́mà tí wọ́n ń bá wá sọ ọwọ́pọ̀ àwọn nǹkan mí ọwọ́ òkè ju àwọn eléyàn lọ bẹ́ẹ̀ sì ni ibi tí wà láti ń ọkọ ń fara ní ìyàwó rẹ̀ ìyàwó ń fara ní òun ni kẹ́nìkan ó gbé obìnrin lé kóbìnrin ọjẹ́ kírùkírù fọ́lọ́n alìkíbùlà kó ń tó sì máa sáwó èèwọ̀ ní fún obìnrin ara wọn èèwọ̀ ní láti sama tàwà ni ó pèlé wọ̀ tí ó jẹ́ wọ̀ báyìí kí ó pọ̀kùnrin kan ní jọ́ọ̀nù kó wá fẹ́ làtífà èèwọ̀ ní láti sama tẹ́ṣe kankan àwọn òkìwà tọ́rọ náà mọ́mọ̀ tí wọ́n bá dé kọ̀rọ̀ wípé àwọn òsì lójú ọ̀nà wọ́n ma ṣùgbọ́n wọ́n fi kíkí yẹn wọ́n fi brẹ́bù wa wípé àwọn náà lè sọ pé tó wájẹ́ fọ́mùlò bí ọmọ náà bí náà pé káwà náà ma kí ẹ náà padà tán náà bá lakum dinukum waliyadin níjòló tó fẹ́ yíwa ọkùnrin fara níyàwó rẹ̀ ọlọ́run lágbára tí mo gbé fún ọkọ̀ oṣooṣù mẹ́rin lọ wọ́n bẹ̀ẹ́ nígbà wọ́n bẹ̀ẹ́ láwọn ti ẹ̀wọ́ mẹ́ gbogbo wọ́n sásò kìrí kẹ̀kẹ́ gba irọ́ nítọ́tọba oṣù mẹ́rin wá pé wọ́n wá ní à ah, kí ló ṣe ọlọ́run ni mo fún láǹfààní fai'a fa'infa'u fa'inna Allah ghafurur rahim méjì lọ́rọ̀ ma ni fa'ar rajulu fẹ́ẹ̀tàn hasana ìtumẹ̀ ni pé tábà ilallah taubatan hasana ìmá kọ́ padà ìpadà náà sì ní pé ìmá kọ́ lọ rí súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ yàwó rẹ̀ tàbí ìmá kọ́ sọ pó ń kọ̀ ọba ní kíni ọ́ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wà lọ́nà ah, àwọn tí wọ́n wá jùlọ tí ó jẹ́ àwọn tí ó ń rẹpísẹ́ntì ọ́fíìsì ànábì sọ́sọ́lá tí ó ń bá sáyìn nígbà tí ó sì mọ́ tí ó já wọn àfẹ́ẹ̀sì wọ́n àjókù jẹmọ́ àwọn tí ó bú olùkú ẹmọ́ ẹ̀lọ ṣẹ̀ríà àwọn tí ó ń pẹ̀rà wọn ní àfá àti ẹjẹ́ babaláwo ẹbá ànọ̀rẹ́ wọn ó sì jọmọ́ sọ̀rọ̀ wọ́n jọmọ́ tí ẹ̀rẹ̀ bá gbé Nàìjíríà wà wà láìkí ọlọ́nkọlù rẹ̀ gbogbo tá ń sọ èèyàn mélòó ní sọ láì àwọn tá ń sọ ọ̀pọ̀lọpọ̀ gẹ̀rùn-ún pé gbogbo tẹ́ ń sọ yìí Nàìjíríà àmàlẹ́sìn àṣìfì ìdàgbàtọ̀wà àṣìláńsẹ̀ Islam àtúbà Islam náà léwa ní o níjò òlà tó fẹ́ change níjò sọ gangan ni báyàtí tó kọ̀ náà bá wọ́n bá wọ́n tó bọ́dá mẹ́rin bí ẹ̀rọ ẹgbẹ́ kiri wọ́n lẹ́bí ṣe ìdákọ̀ tó kọwàá yìí nílọ tí wọ́n bí àwọn kẹta kó gbẹ́mí lọ́sẹ̀ ìdákọ̀ ìdọ́sẹ̀ bẹ́jẹ́ tó bá sì jẹ̀ṣẹ̀ ká pọ̀pọ̀pọ̀ alágbèlẹ̀ ẹ̀rọ ní ẹbá gbèlọ aláwọ̀ èèyàn wọ́n sì tó wà fẹ́ẹ̀sì tó jẹ́ ní ọlọ́run wọ́n sì lọ rí kó sí àwọ̀ rẹ̀ lórí gbogbo ọ̀nà tá fẹ́ gbà yẹyẹ rẹ̀ àárí wà lọ kọ́tù kọ̀kọ̀kọ̀ wà lọ jáwé fàfà ẹ̀ẹ́sẹ̀ nìká ní ọ́fíìsì ànábì ẹ lọ ma jáwé níwájú olókògóró wọ́n wá ń sọ fún wa wípé ẹwà sọ́sẹ̀lú tí ẹ bá ti sọ́sẹ̀lú àwa náà ọ̀rọ̀ wọ́n mú ha mẹ́rẹ́ ni tó tún jẹ́ lọ́yà tó tún jẹ́ Anthony General kìí sọdún kan kìí sọdún méjì o ṣẹ̀ríà kọ̀ọ̀tù ọ̀run láàrin wa o wọ́n wá kó àwọn àfá àti a wọ́n fi wọ́n ṣe wàhálà wọ́n ń gba ògùn lára wọn wọ́n wá kó wọn sí ọjà àbá láì nítùmọ̀ inú wá ti ń pẹ̀lú mìíràn pé ẹ̀ẹ́ gbọ́lẹ́lẹ́ ti ń pẹ̀mí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ló wá fẹjọ́ ẹ̀sùn ṣẹ̀ríà kiri sórí pé yóò ti pàfónù mọ̀ ilé ti kò sí ní mẹ́rin bẹ́ẹ̀ nígbà ṣẹ̀rí àkọ̀ọ̀tù irú tí ó ń sọ pé wé ìgbàgbára fún owó ìṣẹ́ gẹ̀gẹ̀ nínú bàdẹ̀ yìí àwọn kẹsì kúra wọn jọ gbogbo ẹ̀yin tí ẹjọ́ mẹ́gbẹ́ wa ṣẹ̀rí àkọ̀ọ̀tù ti wà lọ́jọ́ àbáwò ṣùgbọ́n tí ó bá bídánú tó bá gbé ẹjọ́ rẹ̀ lọ́ọ̀bẹ̀ yóò ní tójú rí ọkàn àwa náà tó ti bá yé dá míì lẹ̀ jima'a wọ́n yẹ ká mọ̀lúra pé sí àṣọ́lọ́pọ̀ kọ̀bá kàbí tó ṣùgbọ́n méjì lọ ṣẹlẹ̀ ní ìmọ̀ kọ́pọ̀lá sí ìmọ̀dù ìyàwó rẹ̀ nú àwọn yóò àbí kọ́kọ́ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ àwọn ibi tún ìmáwì náà sí ń mọ̀ náà ká tí kan àwọn àfáà bá pín méjì wọ́n ní tó sù mẹ́rin báyìí lọ àwọn ni àkọ́kọ́ tí ó sù mẹ́yàwó rẹ̀ tó wá padà sọ wípé òun sábìrìjì padà wọ́n ní yọ́ ma dún ó ti kọ̀ lẹ́ẹ̀kan apá kejì nínú ìláwùlélẹ́ṣì ìdájọ́ rẹ̀ yàtọ̀ fún ọba dẹ́dà iná fún ọkùnrin lóṣù mẹ́rin kó fi ìsì ń fara ní obìnrin ọ wà lè máa fara nílọ torí wípé wọn ọ̀ta fún ọ èèbò sí ń dọ́gbọ́n fún wa bí ẹni wípé àwọn nífẹ̀ẹ́ wa bí ẹni wípé ọlọ́rọ̀ sánmà àwọn làwọn àwọn làwọn ráìtì lórílẹ̀ ìgbàkígbà tí ọba ní bàbá ti sọ pé bóòlù ṣe tó ọ̀rọ̀ rẹ̀ tàwa ń gbé gbàbò mí méjì rọ̀ wá kó sí o ìyí máa ká máa ṣe ní ti ìfẹ́ẹ̀nú kìí ṣe pé tọ́lọ́run ọba gangan kọ́lá lámọ̀pọ̀ ẹka sí ṣùgbọ́n wà láfẹ́ gbé fine àwambọ̀ ẹni tọba wá lò ń kọyàwó gbónúìs yóò wà látẹnu ẹnu tí ó ẹ pé kò wọ́n jẹ́ ń pa lẹ́gbẹ́jàmọ̀kọ́ àníyàn rẹ̀ náà sì ní sọ́n kèsí ìsẹ̀mọ́kọ́ kìí ṣe pé wọ́n gbẹ̀bà sí ilé ti pé ṣọ́wọ́ ọ̀yàwó rẹ̀ tọ́bà ti lọ ọkọ̀ nísìn àwọn ọ̀fọ̀ orí ẹ̀ ọwá ní òun kọ̀ ìkànsọ̀ ẹn tó lóun والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء آه obìnrin ò gbọdọ̀ bóòdè bá wọn ẹ ṣe sùúrù àwọn ọ̀rọ̀ méjì àwọn àfáà lórí eléyìí apákan ní kùrú àtọ̀hárù ní jẹ́bẹ̀ apákan ní haid oní jẹ́bẹ̀ ìgbà kí ìgbà tọ́kọ bá sọ báhùn obìnrin gbọ́dọ̀ mara lẹ́ẹ̀mẹ́ta lọ́dọ̀ ọkọ rẹ̀. Tọ̀láàkù ìsíre àárín ìgbà tó sọ pé mọ́kọ̀ yìí tó bàdọ́dà ní kèsí pé yóò máa lọ. Òun wò wípé bóyá la'alla Allah yuhdithu ba'da dhalika tó táwọ̀ ọmọ ó ní fa'asa an takrahu shay'a lóòrò àwọn obìnrin yìí àti nkàmí nkàmí sí lè ń bẹ tẹ́mi yóò ní gbà mara ń gbà mi tí ó ní tẹ́lọ́rùn láwọn abala kan fa'asa an takrahu shay'a wa yaj'al Allahu fihi khayran nígbàtí bàbá wọn tí ó wà lọ́dọ̀ tó bí Imam Malik àti kọ̀rọ̀ àti gbangba ní ti máa sọ wípé obìnrin tó bá jẹ́jẹ̀ ní ìmà tó burẹ́wà ohun lè bá gbé ohun lè fẹ́ gbogbo láti gangan ayọ̀jú lé yàwó wọ́wọ́wọ́dẹ́ nígbàtí yóò rí yàwó ní ti ẹwà ìyàwó ìhò mọ́sá sí ìyàwó wálé ọkọ bá ní ìrò pé mo lè kọ̀tíní o ó mi obìnrin wa bẹ́rin ó ní bẹ́ẹ̀ ìwọ ni sọ pé ń wọ́ ṣùgbọ́n ọba dẹ́dà tó ọba ṣe sùúrù lórí ìrùn ó sì lè fún ọ ní tó ju ẹntọ́ wà lọ lọ́dún ẹntọ́ ọba sọ wípé ẹwà nìkan ní wọ́ ẹ̀sìn ọlọ́m̀bẹ̀ pẹ̀lú mi ìwọ̀lọ́bìn lè sílẹ̀ sí obìnrin isa sọ́rọ̀sọ̀pọ̀ tí ń tọ́kùnrin fi wá òkúrá olóòsì lè mú dada wá ń bẹ̀wò ìyá náà wà ló bí Imamu Malik rahimahullahu ta'ala ṣùgbọ́n ẹni tọ́lọ́run wọ́n mú dúó lórí ọ̀rọ̀ obìnrin tí ó wù tí ó mọ̀ wáre tí pé dáadọ́ ti bẹ̀ jáde ẹni ọlọ́ ni ọjẹ́ o nítorí pé gbogbo ìtawà ń se kúṣe ìsẹ́bàrán tó wù àta afẹ́ ni wọ́n ń sọ ọ́fẹ́ lómi ìpè sọ́fẹ́ yàwòrẹ́ ó ní kí tó wọ́n pàjì tọ́fẹ́fẹ́ yàwòrẹ́ kè pọ̀sẹ́ méjì tí tuntun ń fi fọ́tò àwọn obìnrin mìíràn yàwó àwambọ̀ Allah subhanahu wa ta'ala òfinu a ń fásitì kọ́ sọ́fán bàbá wa a ti sọ́fán bọ̀dá wa náà ìfí ọmọ tẹ́ bá wí fún mi kọ̀gbọ̀rọ̀ kó lè yíò sẹ́ẹ̀sìmà ní Nàìjíríà yìí ẹni àbílẹ̀ yóò báyìí ọkùnrin tó dáadù fi owó ọkọ̀ ọkọ̀ òkúkọ́ pọ́ lálejò kí ní ọmọ wá sí yóò wà lé oṣù kìíní ọmọra tàbí kò nírùn àkọ́kọ́ tọ́kọ̀ òsì ní ìsúnmà oṣù kejì bẹ́ẹ̀ náà ẹ̀kẹta ó pè láàrin àwọn àsìkò tọ́kọ bá ti súnmọ́ ìtumẹ̀ ní wípé ó ti padà níbi tọ́sọ tí àsìkò wò tí pé ìyàwó rẹ̀ sí ni ṣùgbọ́n ọlọ́run ti kà sí lọ́rùn wípé ẹ̀ẹ̀mẹ́talẹ́lẹ́kọ́ obìnrin ẹ̀ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta ò lè fẹ́ padà abọ́bí o ti ní ẹyọ kan lọ́rùn nínú tí mo fún ọ lọ tó bá jẹ́ wípé ìkọ̀tọ̀lọ́ nǹkan yìí kò súnmọ́ obìnrin títí fá oṣù mẹ́ta bá ìpé tàbí kọmọ̀nù mẹ́ta bá ìpé àbí ìmara mẹ́ta bá ìpé ìgbà tí wọ́n sí àbásọ̀ bá wá ní ah oúnjẹ ti wá rú padà ọlọ́ni ṣe bẹ́yọ̀ kẹtọ́kọ́ sọnù síwàlá tí ó bá tó bèèrè ọwà fẹ́fẹ́ padà yóò sẹ́sẹ̀ fẹ́ padà ní àìdún jẹ̀dìdùn wọ́n sẹ̀ tó ìgì tó tó mí padà òun ni wọ́n kà alákọ̀ọ́kọ́ bá wọ́n tó jọ gbé sáà ó tún bínú mi ó tún lọ tó kọ̀ yóò tó ṣẹlẹ̀ bẹ́ tọ́bọ̀ wá ìyàwó automatically kò lè padà fẹ́ mọ́ àti pẹ̀lú mẹ́jẹ̀mù kan títẹ́ lẹ́ẹ̀kẹta wá tálẹ́kọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ilé rẹ̀ lóbìnrin wọ́n máa gbé yọ́ máa bọ̀ torí kíni torí pé ọlọ́run sì fún lágbára kó lè dá obìnrin yẹn padà nígbàtí èfi jù méjì lọ tẹ́jẹ́ lẹ́ẹ̀kẹta kìí sinari kó gbé pẹ̀lú títí tó bìnrin ó fi lọ fi ọkọ mi ó wá fi ọkọ mi ọdún kan ní ọjọ́ gbé ni o mẹ́rin ni o mẹ́fà ni mẹ́wàá ni o wọ́n tó wá kọra wọn tí òun ò sì nípinú bí ẹ ṣe kọra wọn annabi ní ọlọ́run ìsọfin pé yóò jìnà síkẹ́ o ni ó ṣe o alìmọ̀hálílù wálìmọ̀hálálù làwó gbogbo ẹni tó tó ti wá mọ̀ pé òun ò lè fẹ́ mọ́ àti kí ọkùnrin mí ò ti fẹ́

sánmà ní àti ní káwí gbogbo ẹ ń bá wí kò sí pé ọgbà tí ẹ̀sọ́ ń sánmà wí ni jẹmáà àwọn obìnrin ní a mọ̀ gbà ní kọ́ọ̀tù kọkọ̀ọ̀kọ́ wọ́n sì fi lọ́kọ̀ lọ́sàn náà padà kódẹ̀ tí ó fẹ̀ gan mẹ́ tẹ̀lé wa ẹn tó ní kọ́ lọ jáwé yọ́ tẹ̀lé dán tọ́bá wa jẹ́ pé ọmọ ọba nìkan là ń gbé fọ́sùn ni ìbà tó dáa

ẹ ń bá ní bàbá nínú àkọ́tù kọ̀kọ̀kọ́ lọ sọ fún wọn o tàbí ẹjọ́ o ẹ mẹ́rà rí sọ́rọ̀ nìká o máa o ẹ mọ́ bẹ̀rẹ̀ dá sí o ilẹ̀ ń kírù ẹ̀ǹgbáwẹ̀ ẹ mọ́ bẹ̀rẹ̀ dá sí o bàbá lágbàjá tí mọ́mọ́ òwúrò tí ẹ̀ tí máa ṣe tí ṣeun ẹ mọ́ bẹ̀rẹ̀ ó sì ń fi ìgé oyígé ó sì ń o si wá ń bọ̀ gẹ̀gẹ̀ láwá súnmọ́ yìí a mọ̀ tẹ̀síwájú mẹ́ mẹ́jọ àwọn tí wọ́n ní tó bá jẹ́ pọ̀ rẹ̀ tó fẹ́ bọ́ aṣọ ìjẹyàwó lẹ́lọ́rùn a obìnrin yóò wọ́n sàtàrà ń tí ẹ̀ tó bá jẹ́ pé obìnrin yóò

bọ́ ní ó ṣe wá jẹ́ pọ́ wọ́n tó wá wà nílé fóṣù mẹ́ta tí ó sì sí nǹkankan tàbẹ́ fi wíwà rẹ̀rẹ̀ ṣe haidọ̀ kan ní ó sì iná tààfi débi tí adé ṣùgbọ́n ìlàáwùtọ́wọ̀ láàrin ti ẹ̀nà lọ́tọ̀ múlí ti di pé ọkùnrin rí solúṣàn sí àwọn nǹkan tí ó tó dá púpọ̀ tó bèèrè ọ̀bá ti mọ ọkùnrin ẹ mánéjì wọ́n sì máa fira wọ́n lẹ̀ lápọ̀lọpọ̀ àsìkò kó síjà ọ̀rọ̀ yìí ò sí kò bóyá mi ìpéyàwó kan mi ní kò jẹ kó se é gbé kalẹ̀ dáadáa kó yáwó èèyàn kèsèjà kèsè lè rí kèsèkèyàn kèsè lóbi jẹ́ pé tí yọ ọba jẹ́ mú ní ní sábà mẹ́sẹ̀rẹ̀ sí tí ọba sọ yàwó kan ọkọ àti ìyàwó yẹn tí wọ́n bá pè wọ́n kalẹ̀ pẹ̀ fún wá rojọ́ tí òfin súnmọ́ra wọn wọn ò lè sọ nǹkan tó ní bí i à ń finú bínú síra wa ilé ń wò pé ẹ sẹ́mi bí ọ ni tẹ́bẹ̀lẹ̀ ilé option ilé ẹni sáyàrá kílọ́kẹ̀mí yóò sì máa so náà ráyẹ̀ nú ìlàáwù àbíká tó pẹ́yàn mú lí ìbú ọwà báyìí látẹnu rẹ̀ tí bìnú ó bíọ́nì mìíràn rahman tó bá jíjọ mẹ́jọ átùmọ̀ tẹ̀síwájú ọba nígbà àbí ọ̀hún nínú ọ̀dà ní kẹsì rẹ̀ nínú ẹni tí kò lè sọ́ọ̀tì tó bá kúrò jájẹ́rẹ̀ o jájẹjà o mọ́jọ̀jọ́ ọ̀jẹ́wà o àwa náà rẹ̀ ni ó jẹ́ àtán sí o mẹ́jì àtán sórí ìbínú ní kẹsì rẹ̀ eh ìjọkíjọ tó bá wá ní a máa bọ̀ tàà bá ti ń gbẹ́mìí jẹ́sẹ̀ ẹ̀wọ́ bá wà wù dàkọ̀ mọ́tò já wà ní ẹn tí ó wà lọ́dọ̀ rẹ̀ tẹ́sẹ̀ rí ó sì tó máa sẹ̀mí lórí ayé wọ́n tó ń kọ̀ nǹkan lọ àwọn orí burúkú tó dálẹ̀ rí o náà ní bẹ́ndẹ̀ orí tó sọ fáwọn ilé ìfọ́n máa sí ní ṣe àkólé sún rẹ̀ ọlọ́dàkọ̀ sànú sí ajẹ́jẹ́ Ramadan wájú nínú ẹjọ́ ní ìgbàlábí pẹ̀ jáwà nínú ẹ̀ tí ò ní gbà nílé ìwòsàn jáwà mẹ́wò nínú ẹ̀ tí ò ní gbà lọ́gbẹ́wọ̀n olè jáwà ò jáwà gbà pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà àti olúwọ̀bà dẹ́dà bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi farra bi tadbir al-umur la yushariku fiha malakun wa ujalliluhu wa ashkuru ni'mahu dhahiratan wa batinan وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابة ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد فيا عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية ربنا للأول والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا من نبث الله بنا ومن رحمة علينا ومن نعم علينا ذات وباطنا أن جعل النساء شقائقنا فربنا سبحانه وتعالى أوصانا على لسان نبيه بالإحسان إليهن بالإح وباللطف بهن وأن نرحمهن وتوعد كل من أسى إليهن بوعيد شديد لذلك ربنا سبحانه وتعالى فصل الخطاب في حكم المولي لأننا بدأنا نتكلم عن عدة المختلعة والعدة المطلقة ولكن ماذا نقول للمؤلي إذا رفض الفيئة بعد أربعة أشهر هل يجبر على الطلاق أو لا ربنا سبحانه وتعالى فصل الخطاب على هذه المسألة في سورة البقرة بقوله تعالى للذين يؤلون من نسائهم والإيلاء والحلف إذا حلف الرجل أنه لا يجامع زوجته آلا من زوجته حلف فربنا سبحانه وتعالى أمهله لمدة أربعة أشهر فإن أبى أن يفيء أي أن يرجع ويجامع أهله ويرجع إلى حاله الأولى معها باللطف والرحمة فربنا سبحانه وتعالى ألغى ما قد مضى في هذا أما إن تمادى في هذه في في, في هذه المنعة فإن المحكمة أي فإن القاضي يجب على أن يفيها أي أن يرجع ويجامع زوجته أو أو يجبره حتى يطلقه فإن أهل العلم اختلفوا في هذه التطلقة إن صدرت من هذا الرجل بعد الإجبار هل تحسب من ثلاث من ضمن الثلاث ذهب بعض العلم نعم وقال الآخرون لا قال الله سبحانه وتسامى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزم الطلاق فإن الله سبين عليم بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما في إمام ندك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام ربنا سبحانه وتعالى أمر المطلقات بالتربس ثلاثة قروء في بيوت بعولتهن قال الله سبحانه قال الله سبحانه وتسامى والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء وقد اختلف للعلم في القروء قال بعضهم الأطهار وقال بعضهم الحيض على كل فإن المرأة تتربص في بيت زوجها لا تخرج منه ولا يخرجها منه هذا الرجل حتى تتطهر ثلاثة حتى الطهر ثلاث مرات من الحيضة أو يعتيها ثلاثة طهور فبعد هذا فربنا سبحانه وتعالى أعطى الرجل هذه المهلة لعله يتراجع ويراجع أهله وإلا فإنه تحسب عليه تطليقا فإن أرادها بعد انقضاء هذه المدة فإنه يعقد عليها بعقد جديد لذلك قال الله سبحانه وتسامى والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروب ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر أمة الإسلام فأحكام الحنكة في هذه الشريعة الغراء فربنا سبحانه وتعالى أكرمها كثيرا لذلك جاء من كلام رسول الله صلى الله عليه وسلم من حديث إيدى أمهات المؤمنين أن رسول الله صلى الله عليه وسلم قال لا تزال أمتي بخير ما لم يفش فيهم ولد الزنا فما بنى اليوم بانتشار ولد الزنا في بيوت المسلمين وبهذا انقلبت أمورنا أقصى ما نتمنى وأقصى ما نروم فنسأل الله الذي لا إله إلا هو أن يردنا جميعا إليه ردا جميلا وأن يسمع أحوالنا وأحوال نسائنا وهو على ذلك قدير وبالإجابة جدير ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر آداك أداء الدين اللهم ربنا دبر عداك داء الدين اللهم ربنا دبر عداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا رزقنا سقيا رحمة اللهم ربنا رزقنا اللهم ربنا رزقنا سقيا سقيا رحمة لا سقيا عذاب اللهم ربنا اسكنا اسك العباد والبلاد يا أرحم الراحمين اللهم اغفر لنا وتوب علينا وانزلنا الغيث يا أرحم الراحمين فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا يرسل السماء عليكم مدرارا ربنا اسقنا فإننا خلق من عبادك ليس بنا غنى عن رزقك يا أرحم الراحمين ويا خير الرازقين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مفلته الصحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه بعشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خوتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصاره وسلم تسليما كثيرا Thank you.